olúwa mi tó èmi náà tún rí àbẹ̀fẹ́ ọ̀kín alóyin lóhùn ajohùnpẹ̀rẹ̀ ètè o olùgbẹ̀ngà adébóyè fún wọn tán ẹni ìlú pure of india land ọba kọ̀ǹfù of china radio marshal the first and the solatist president ọba luaye of oduology atọ́nisọ́nà of ogun state ìbánirẹ́ of ondo state amúlùdùn of lagos state kò fowó rọlá of ìpínlẹ̀ ọ̀yọ́ alóyin létí of ìpínlẹ̀ ọ̀ṣun agbásàgà of abáfẹ́mi olówó university abẹ́fẹ̀rẹ́ of kwara state gma classical bayero university mt wonder nílẹ̀ áfíríkà ẹ̀ta ògbìn ará ògbójú ọmọkùnrin pọ́nmọ́ntì kan bí o sì rìn àyílé bọ̀ lẹ́yìn o tún léra wájú ọlọ́run ọba mi ń ní yé yan òun sì ní yé fògbó fún ọ o ọ̀pọ̀ ẹ̀dá ló ṣàkúnlẹ̀ tìtì rọ́rọ́ níwájú rẹ kó o tó pè mí làwọn ẹ̀bọ̀n àmọ̀ǹdà yìí tọ́ sí hmm. ó ṣe èmi ògo mọ̀ ní fún ọ o láéláé ni wọ́n sì mọ ẹgbẹ́ ọ̀gá ẹ dákun on my behalf ẹ bá yin olúwa lógo. ẹ̀yin lógo bí ojúlówó kírísítẹ́nì tọ́mọ tó ẹ̀yìn lógun bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọ ṣọ́ọ̀ṣì rí for the first time ṣe mọ̀ pójú ọmọ mẹ́mbà ni ọmọ sọ. ogo ogo ogo alright ẹ̀dùn ẹ̀yìn lógun bí àwọn young boys tí wọ́n ti yó ní bíá palọ̀ náà wá tibẹ̀ cross sínú ṣọ́ọ̀ṣì lálẹ́ ọjọ́ àìsàn ọdún kérésì. ogo alright ọbẹ̀ tàbáwọn ẹ̀yin lógo bí amugbó tó ṣẹ̀dí bọ́nìgè tí díẹ̀díẹ̀ ká nú ẹ̀jẹ̀ rẹ̀ ah, ògo bàbá mi god lọ́run olójú kárí ayé ìjìnlẹ̀ pampam jésù wàlà awo muhammed bàbá mi lọ́gán lórí mi ògo nípẹ́ bó ṣe wà yàtà. ògo ah, ògo fún bàbá mi tó ń gbógo jí tó tún gbógo ẹgbẹ́ ọ̀tún ẹ̀ lògo máa dókòó lọ́gbà wọ́n wà bàbá ẹ ṣe ọyẹ wa báyìí olúwa lógo bí oníṣekúṣe ìyàwó ilé tó gbọ́ kọ́kọ́ òun fẹ́ travel for two weeks. ó ṣe aláwọ̀ gan-an. ọjà ló wí ni. ẹ ẹ ṣe ọjà yìí bàbá àjọ wa lọ́mọ̀dágbére fáyé tó kọjá lọ sọ́dọ̀ olùgbàlà tó rè gàgà pèsè sílẹ̀ fún lápá ọ̀tún elédùnmọ̀rè lọ́hùn. ọ̀run rè tẹrú tọmọ ló fẹ́ràn bàbá àjọ wa toró kóyàn mọ́ra ńgbọ̀ wà láyé ó sì jáfáfá nínú sẹ́ẹ̀sì one oh five ọdún ló lò sangili tí kò tó lò kò sì ṣèṣì ráàlì lọ́jọ́ ogbó sọ́lá wọn bá ti ṣèlérí fáwọn tiẹ̀ pé wọ́n máa fi kún ọjọ́ ayé wọn ni bàbá ṣe lo thirty five years extra pẹ̀lú ara líle kókó tó ń ta láfíà ọwọ́ akunu àwọn ìjọ wa wọ́n wá ṣe wake keeping wọ́n ní kì í ṣe onílòrúlòrú o wọ́n ní o tó ti ṣẹlẹ̀ láti ọ̀sán sírọ̀lẹ́ káàdìyà ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ni o níwọ̀n ìgbà tó sì jẹ́ wípé gbogbo ayé ní fẹ́ ti bàbá àjọ wa kì í sì tún ṣe òkú ọ̀fọ̀ òkú ayọ̀ ni ọwọ́ ọ̀sán ni kó wá ti ń dé àwọn òṣìṣẹ́ ìwúlẹ̀ gbalé lọ múra ibi iṣẹ́ ni wọ́n gbàdélé bàbá àwọn ọmọ iléèwé gan àgàgà eh, wọ́n ti dé tipẹ́ táǹtí ń gbáyìn nígbà ó ìsínbẹ̀rẹ̀ ọ̀fíṣíálì ṣùgbọ́n bọ̀ọ̀tì kan wà ń o àti pé gbogbo wa la ò gbalé lọ múra wa kò sẹ́ni tó múwèé orin rẹ̀ wá àyàfi alàgbà wa nìkan ìwé tiẹ̀ kì í tiẹ̀ fìgbà kan yá òun náà ló máa ń pe orin fún wa kọ nínú ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí pàtó ṣe ṣèfilọ̀ ó pe orin ọ̀la ó ní àwọn ìsìn wékìní wa ti òní nípa kíkọ orin six hundred and twenty five la la la la la la la la la la la la la la la la la la la la la la gbogbo wa bá nagi múró à ń retí kí alàgbà ọmọ pé orin fún wa kọ bíìsì rẹ àfíṣùà alàgbà ti si kó mọ kà fún wa lókù lọ́ba wo apá ọ̀tún rẹ ọwà ńbẹ ni kọ̀bá rí gírásìsì rẹ ah, ọbọ àtúntò náà ti sọ ìgójú ti fi ríran nù ń bọ̀ lọ́ba wo apá òsì n'òwe. No ó wọnú àpò agbádá kò tó ń rí lọ́ba lọ́ba tán lọ́ba ní kóun fi ojú lásán tíra rẹ̀ wàláì àsìkò yìí ló tó yẹ pé láì sí ìgò ojú òun ọ̀dà torí ṣe ni gbogbo ẹ̀sùn lọ wúlúwúlú ó ti wá gbàgbé pé tó ń bá pè jáde lẹ́nu làwọn ìjọ ọmọ kọ jáde lórin n ti rò nínú rẹ̀ ló ń sọ jáde àwọn ìjọ náà ò mọ̀ kàn kọrin lọ nígbà bàbá ní ah, ojú mi kò tilẹ̀ ríran hmm. àwọn ìjọ ní ojú mi kò tilẹ̀ ríran. mo sì tún sọ̀gùnù. mo sì tún sọ̀gùnù. ọlọ́run ló mọ bí mo fi sí. ọlọ́run ló mọ bí mo fi sí. ìgò mi sọnù. ìgò mi sọnù. lọ́ba wò pé kí làwọn ìjọ ń wí yìí ó ní orin ìwo lẹ́yìn rán mọ́nù. orin ìwo lẹ́yìn rán mọ́nù. ó ní kọ́ ni mò ń pè é. orin kọ́ ni mò ń pè é. púpọ̀ lẹ́ ń kọ́ jáde. ìkọ́ púpọ̀ lẹ́ ń kọ́ jáde. a ní mọ́ sọ̀gbọ̀nù. a ní mọ́ sọ̀gbọ̀nù. ìlànà gbáà lélẹ́yìí kẹ́ ìlànà gbà nílé ìkẹ́. ṣé nǹkan mìíràn ò ti mbẹ. ṣé nǹkan mìíràn ò ti mbẹ. ẹ ti ẹ̀jẹ̀ kọ́rọ̀ mi yé yín. ẹ ti ẹ̀jẹ̀ kọ́rọ̀ mi yé yín. ọ̀rẹ́ mà wá dé o. lọ́ba kọjú sí pásítọ̀ ó ní bàbá pásítọ̀ wàhálà dé. dọ̀tí gbẹ̀du. orí wòlá kọ́ sí gbẹ̀du. ṣé ìran la ó máa wò. ìran la ó máa wò. yorùbá ní kójú mọ́ rí bí. yorùbá ní kójú mọ́ rí bí. gbogbo ara ní ògùn rẹ̀. fẹ́ dákẹ́. ó bá fẹ́ dákẹ́. inú bá bí ó ní oh God. ọ̀rẹ́ rí kọ́ga ẹ̀ẹ́dúró náà ọ̀rẹ́ ọ̀rẹ́ kí mo rí tí wọ́n sọ fún ọ wọ́n mọ̀ lálàá against ọjọ́ iwájú nàìjíríà bẹ́ẹ̀ ni sórí pé ń jẹ́ ọmọ lálàá wípé ẹ̀ wọ́n Fatai obì mọ́ irọ́ sàmọ̀ wípé ọkọ kọ́kọ́ kò tún mọ́bìnrin eventually wọ́n purọ́ oyún mọ́. olúwa o mo wá lálà mo ní gbogbo ayé wọ́n fò ń ṣọ̀kan pé lọ́tẹ̀ yìí o akéwì làwọn ń fẹ́ as Nigeria president ah, ah. eh, eh. labada akéwì movement party of Nigeria labada alẹ̀ làwọn ayé bá dìbò fún mi bí ọdún mo bá eh? wọlé ọwọlé. ẹyin adúpẹ́. mo wá lálà àṣẹ mo wá lálà mo wá ń bá gbogbo ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ ẹyin presidential speech àbí special broadcast ẹ nínú tẹlifíṣàn ṣe rédíò náà ni tọmọ ń tó máìkì rẹpẹtẹ báyìí. Ah, yọyọ bí gbogbo ẹ sáàsì lọ hmm. ẹ wò ó. Hmm. nẹ́ẹ̀dà. dearest citizen ìgbà tẹ́ ẹ dìbò fún mi tí mo wọlé lórílẹ̀-èdè yìí gbogbo wa là ń pa dúpẹ́ hmm. kí la dúpẹ́ lé lórí ó yẹ kó yé takọ́tabo wa àwọn ẹrù tí ń bẹ lápẹ̀rẹ̀ òyì àtìmọ̀tẹ́ ní ìyànnànà ẹ̀ hmm. gbogbo ilẹ̀ mọ̀ wípé ẹnu òkùnkùn ká mi lẹ́sẹ̀dọ̀ sì rì dìbò bẹ́ẹ̀ pawọ́pọ̀ yàn mí láṣáájú gbogbo ilẹ̀ tì mọ̀ pọ́lọ́ wọn bá ń fún mi ṣe iṣẹ́ tẹ́ ẹ rán mi gbogbo mo tún fẹ́ jẹ́ ẹ síwájú sí i bí kòkó ṣe ṣe su bí gbàgùdà bù di yán ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ nípa ojútùú àti kòtò ìdómínú gééré bá a ṣe ṣe ẹ lọ rí ra rẹ́kọ́ọ̀dù mi àkọ́kọ́ tá a pè súná rẹ̀ ní àlàyé ìjọba ẹ wí pé ní rẹ́kọ́ọ̀dù pé step one mi lẹ̀ ń wá gbogbo tẹ́ ẹ fẹ́ ti wà nú ẹ̀. ààrẹ ṣé ọ máa ṣàwó jáde fún wa ní. polówó rẹ ọ máa lọ inú àpò mi àbẹ̀fẹ́ ń kówó ìlú gangan fún mi. lọ́wọ́ ah, gbọ́nsọ̀n gbọ́nsọ̀n. mo gbọ́dọ̀ níṣẹ́. bẹ́ẹ̀ ni gbọ́nsọ̀n. owó tá a rí kọjọ lórí ọ̀rọ̀ epo mhm. òun la fi ń kọ́lé iṣẹ́ ńláńlá nítorí ọjọ́ iwájú wa nínú rẹ̀ mo tún gbìyànjú mo san gbèsè tí ń bẹ ńlẹ̀ yìí pẹ́ńtọ́ la san gbèsè kẹ̀kẹ́ náà kù olúwa ọba ṣeun ẹ̀rín jàǹtìjàǹtì lẹ́nu ọmọ mẹ̀kúnnù <laughs> ìjọba kéwì tèmi n ò máyẹ́lẹ́ méjìlàgìrà òràn gbogbo olówó ilẹ̀ yìí ni mo bá ṣe mítìnì ìdákọ́ńkọ́ mo pẹ̀tù tí wọ́n lọ́kàn pé kí wọ́n jẹ́ àjọ tó nàìjíríà ṣe kálukú wọn ló foríkorí wọ́n dá owó wọ́n wá ní ká má ṣe dárúkọ wọn wọ́n lẹ́nu iṣu rẹ̀ bá ta kó fọwọ́ bò mí jẹ lọ́rọ̀ gbà. àwọn èèyàn tí wọ́n kówó mi lórílẹ̀ yìí eyín ọ̀jẹ̀ wọn ń yín mi ẹ̀pà ọ̀jẹ̀ wọn pa mí dà owó tí wọ́n kó jẹ mo ní wọ́n kó wá wọ́n kó fún mi àwọn tó kówó sá lọ òkèèrè kówó wálé bá a ṣe ṣe tá a fi ń yọ̀ náà nu tí gbogbo yín pé president gbẹ̀ngà ló ṣe gbẹ̀ngà kọ́ olúwa ọba àti gbogbo yín ni mo dúpẹ́ o àsìkò ìjọba akéwì yìí san gbogbo nàìjíríà yàtọ̀. wọn ní ràn lóye. God is the pusher of your back ọlọ́run alátìlẹyìn. wọn ní ràn lóye. olórí wọn nílẹ̀ ọba gbogbo ilẹ̀ mọ̀ bó wá bá mi lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù tó kọjá lórí ìbílẹ̀ yóò ṣe lọ síwájú lájọ sọ a sì jọ sáyìn páàní ta nàìjíríà. ẹ wọ́n ní wọn bẹ́ẹ̀ bá tẹ̀fẹ́ ta. gbogbo ilẹ̀ ti mọ̀ pé lọ́jọ́ tí wọ́n ń búra fún mi gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí ìbọn ni mo fọ mú. ojú mi ló ṣe. gbogbo ẹni ó bá fẹ́ dipò mú kó máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ káyé fọlọ́run ọ̀run búra mọ́ àmọ́ dáríjì ni ẹni ó bá láyé àkójá àjọ máa fọgbọ́n mú kó gùn ọmọ ṣèdájọ́ ẹni ó bá kówó aráàlú mi. wọ́n tún máa gbá ta mi náà. ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ tí mo fẹ́ ṣe káríkárí hmm. ó máa tó tún bọ́ sí i ó di ọdún tí ń bọ̀ ẹjọ́. kí àjọ ọlọ́dún sanwó ọdún nídélẹ̀ korongodo lórí ọmọ wa ìyá kan là á kò rí wọ́ mo fẹ́ sanwó tá a jẹ tán ni àwọn ẹlẹ́nu dẹ́mbìtì àgbàyà àjọ sì ti eh. balẹ̀ jẹ́ jìnnà. o kọ́rọ́ kó sọ̀hún. ìgbà tí akéwì ò dábẹ́nu gánda rẹ hmm. nínú ọba ń lọ fẹ́wúfẹ́wú ẹ ṣáà pé eléyìí ni ìwáyé mọ́ ara achievement olórin ni ẹ mọ̀ wàá bá mi dúró o tí n bá parí ọdún mẹ́rin mi àkọ́kọ́ ń kọ kí n fẹ́ yìí. mo lọ mo lọ lọ àìbá mi mi dùn mí. bẹ́ẹ̀ yàn òyìn mi mo yin ra mi. àyàn. àsìkò tèmi ni pásítálì ló di one naira fifty kọ́bọ̀ tí dọ́là sì di one naira sí dọ́là kan ọkọ̀ pijó ti padà sí six thousand naira tá a ti ń ra tẹ́lẹ̀. ọlọ́jà tó bá ta mílíìkì kọjá fifteen kọ́bọ̀ yóò sọbi tó ń tira wọn hmm. torí mo mọ̀ pé bàbá nira wa lára ìjọba olúgbénga ti di ayé lára ọ̀bọ̀kún ọlọ́yẹ ti di thirty two thousand naira pẹ̀lú ọyẹ inú ẹ̀ ti olúgbénga crazy. Hmm. ìjọba tèmi ò sì gbàgbé wọn hmm àwọn wo. àwọn afẹ́rẹ́ gẹ́gẹ́ ní ìyá òkèèrè fífi awo ayé lóhùn. kò náà ń gbé. àwọn ìyá mi òṣòròǹgà ni mò ń bá wí. apanimọ̀ àgún olókìkí òru. àwọn akínjú ẹyẹ ti ń jẹun ní gbangba oko. ààrẹ ọ̀rọ̀ fẹ̀rẹ̀ o. òsàlà ń solo òsolo ń sálá tí mùmí tálótáló tí tó ń jẹun kó ló ń jẹ ó tó jẹ ààrẹ yìí ti fètùtù tó dá sẹ́tù gbogbo àgbà wọn ti ní ìlú ó yàtọ̀. gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè yìí pátápátá láti rúbọ fáwọn àgbà tí wọ́n láyé tí wọ́n gbẹbọ wá. kọmíṣánná fáfúnṣọ́ ló máa sọ yìí tó bá ẹbọ rírú lọ ọ̀pọ̀lọpọ̀ màálù ńláńlá funfun àtàgùntàn dúdú ńlá rí láàyè. ààrẹ bẹ́ẹ̀ bá kí èsì ìlú ti dùn yàtọ̀ àwọn èèyàn ò máa ṣe patí máa jà sára wọn ládàámọ́ ká máa gúnra ẹni nígò káàkiri ọ̀rọ̀ àtijọ́ ni mílíọ̀nù kan àtẹgbẹ̀rún mẹ́tàlélógún la fi rúbọ iṣu tá a fi jọba àlàáfíà. ẹ béèrè lọ́wọ́ àwọn road safety pé lọ́jọ́ ìwo ni wọ́n ti rí jàǹbá ní pópó mọ́ ohun táwọn aṣáájú nàìjíríà wa òṣèré ni mo ṣe oṣooṣù níjọba tèmi ń pajá tí mò ń fẹ́ mu àtẹ̀kùn ṣùgbọ́gbó tí gbogbo òkú tó nà. àwọn àfáà tí ń bá wa ṣe dàláìlù sórí àwọn ọ̀tá tó yí wa ká àti ìsan owó wọn yóò jẹ́ kí ó dájú tó. ó yẹ ká sọ fún yín kẹ́ ẹ gbọ́ kò sì dáa ká mọ̀ tètè sí kàlù ká wà ní alálàáfà. àwọn owó olùdá mọ́kànlélógún tó ń bá wá gba àwẹ̀ pé kí ayé ó mẹ́mí ìjọba yìí a ti lo ọdún méjì àti nǹkan kan a ti rógun ó yẹ ká sàn dájì nínú gbogbo wòlíì. nípa ti ìròyìn tẹ́ẹ̀ka nínú magasin ilé wa tí wọ́n sọ pé ìlú ti ń bẹ lápá omi òkè pé wọ́n yin ìbọn pa sọ́jà márùn-ún nínú sọ́jà ilẹ̀ wa òdodo ni àmọ́ ẹ fọwọ́ nú iṣẹ́ ti ń lọ ẹ bá àwọn ìlú yẹn sọkún lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ odò ti ti ń bọ̀. ó yẹ kí àwọn ọmọ ogun wa ó ti lọ rọ àgbálù wọn ìpàdé tá a ṣe ló ní kí wọn ní sùúrù bíntíná hmm. torí wọn ò tí ì parí ọ̀wọ̀ àti ayẹta tí wọn máa fi sára lọ ojú ogun àti ìfẹ́ torí pé wọ́n ti ní tìdíjò lásán káyà tí wọ́n sójú ìjà. ààrẹ ẹ̀jẹ̀ kì í ṣe àwọn àgbẹ̀kọ̀yà lẹ́ẹ̀mọ̀ ìṣọ́ra yín báyìí. ó kù sí ọ lọ. because sakabula kọ́ ni wọ́n ń lò lójú àwọn ọ̀dájú ìbọn ti gbé wọn ròkè réré kó tó jẹluwa rẹ̀ mọ́bì kan ni hmm. káyẹta ó tú ayẹta nítorí irú wọn ni hmm. àwọn wèrè ìbọn ti wúlẹ̀ hàù hàù tó máa ń bẹ́rí èèyàn láàyè. Hmm. ìròyìn kejì tẹ́ ẹ kà nípa tó lórí burúkú abanilórúkọjẹ́ mínísítà epo rọ̀bì tó gbowó iṣẹ́ tí ò ṣe tó tún kó owó wa lọ ìlú òkèèrè tó wá sánlé ẹ mọ̀ wulẹ̀ lé ohun tó ń jó ni bí iná ti so mọ́ létí aṣọ wàláì kò ní rántí dirù tí ó padà wálé wọ́n ti fiṣẹ́ rẹ mọ́nú sàárè. ààrẹ ẹ pàpọ̀ àwọn tí ń fẹ́ inú kábínẹ̀tì yìí tán. ṣé tó náà ṣe dáa kò dáa. àwọn adókòrò alakóró ọ̀dàǹdà sojú fìrí tí ń bẹ nílùú ọba àwọn àjẹ́ mi náà ni. wọ́n sọdún ẹlòwìn ganivasiri ńlọdún àwọn àjẹ́ ń jẹ́ nílùú ọba. ẹ ẹ́ àwọn oṣù tá a rán lọ sójú wa àfowórán wọn sí wọn lórúkọ wa afẹ́fẹ́ ni gbogbo wọn sì bá lọ àtẹ̀tẹ̀ náwó bàálù. wọ́n wá fi wá láyà balẹ̀ pé tó bá ṣe torílẹ̀-èdè yìí ni dídẹ̀ ní di àdàbà lọ́rùn yíyẹ la ẹyẹ ẹyẹ lé wa wọ́n ní ká sọ pé pé eku a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ wọ́n ní gbogbo ọ̀tá tá a ní gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ kí wọ́n mọ bóṣù yìí rìn. àṣẹgbẹ̀tì. nípa ti títì tó jẹ́ tìjọba àpapọ̀ èyí tó ti olómù flyover tó yọ sí gbàǹgúdú àti gbèsè rẹ̀ falágbàṣe hmm. gbogbo pọ́ọ̀tù olùpátápátá ni wọ́n ó dé tí wọ́n ó kùn lọ́dà. dearest country àmì dáhùn. ìròyìn àti ìkìlọ̀ pàtàkì rèé fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa olùgbẹ̀ngà adébóyè rọ kìtà kó nǹkan ìjà sí kẹ́nikẹ́ni ọmọ rìn kọsẹ̀kọsẹ̀ débẹ̀ àwọn emèrè àtàwọn ìyá tá a fi sọ́bẹ̀ wọ́n ń pariwo pa wọ́n fẹ́ mú jẹ kò sì tọ́ka máa fira wá sí lọ́hùn ló jẹ́ nǹkan bọ́jẹ́ẹ̀tì ìkìlọ̀ yìí fáyé tí kò wá wa ó tètè ṣàwo ìfura ara sàn o lórí ẹni tó bá rìn kọ́sẹ̀kọ́sẹ̀ ń bẹ̀. kẹ́ẹ̀sì ìkìlọ̀ fún gbogbo ministers and commissioners tó ń ta mí lẹ́nu torí n ò jẹ́ kí wọ́n rówó ìlú díkó gbogbo wọ́ọ̀dù tí wọ́n ti ń sọ̀rọ̀ mi mọ̀mọ̀ n ò kàn sọ̀rọ̀ ni. bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ń gbọ́ ẹni ọba mojú kansilọ láìdé kó bá ń wí fún kọmíṣánná fadori jórí ẹ ó pé ah, ah. dr fagboro ṣe jẹ́jẹ́ ah, economist banjo ẹsì kí ọkọlà kí n mo ṣe fún gbogbo yẹn gan àtàìmọye mọye bí ibo ń gágà tí mo mọ tí ń kàn sọ̀rọ̀. ẹ máa rántí pé ọ̀pá àrókì ìbárókù o ìgbàyà òkú kò ní bá wọn bókú rọ̀rùn ẹ̀rẹ̀ kí bomi wọ́ ewu àtàwẹ́wẹ́ ni kó máa pa gbogbo ẹni tí bá ń bínú wa fimilẹ ah, ah. bí gbé bá su afàyà ẹkọ ni bí jàpá bá su afàyà ẹkọ ni má gbẹ̀yìn má gbẹ̀yìn ńlàgbà lédi ìdún má lẹ́yìn ọ̀tá má ṣẹ́gun sẹ́tẹ̀ òdì bí ti bá ń pa wọn lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ ayé ẹ̀ má kàtẹ́mí mọ́ wọn àkìí kalẹ́gun ó kó mọ́gi ilé a kì í kẹrù máa ń ọbẹ̀ lọ́jà bá a bá láàmú ó ní ọ̀la làámú o a kì í ká láǹgbá mẹ́rin ọbẹ̀ lórí àtẹ mo ti dọkùnrin kiribiti kiribiti dí tàtẹ́pá òjé mo dọkùnrin gbẹgbẹgbẹ lórí odi wọn gbogbo àkàtì òkè náà rí orúkọ à ń pèsè ọ̀dàlà. àyájọ́ ni kì í sọ̀kọ̀. níbi tá a ṣe tìjọba dé nìyí o ẹ̀dá rẹ́kọ̀dù yìí ń bẹ lédè òyìnbó mo ti sọ ọ́ bíi poem sínú ìwé mi tí mo ṣe ṣe àwọn tí wọn ò bá bá wa gbọ́ ń gbà tí kí wọ́n lọ ra wíkà bí wọn bá béèrè wípé ta ló ṣàlàyé ìjọba bá a ṣe náwó yín lẹ́sẹẹsẹ tó tún fi kìlọ̀kìlọ̀ lé ẹ sọ fún wọn wípé ta ló tó ta ló tó máa ṣèjọ olúgbénga lọ èmi president olúgbénga adébóyè abẹ́fẹ́ tí ń fọ nàìjíríà nù. gbẹ̀ngà kírẹ́sì ọ̀nà ẹ̀wọ̀n gan mi gbàgbọ́ o le. ọ̀gá wo wọn tán là ó máa gbọ́ o. bẹ́ẹ̀ni. pariwo rẹ̀ fáwọn fẹ́ńdọ̀. wo wọn tán là ó máa gbọ́ o. pariwo rẹ̀ fáwọn fẹ́ńdọ̀. àtàrà ilé mi. wọ́n ó máa pẹ́ o. ariwo ìlẹ́nu yín olúwa mi. èyí ò bá sọ̀rọ̀.